إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله ẹ̀páyà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹ̀sì máa dú ọpẹ́ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala torí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun nìkan ló tọ́ sí ọpẹ́ wa òun nìkan tọ́ sí ká máa wá ẹni tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá tọ́ irú ẹni bẹ́ẹ̀ ni ó mọ́nà ẹni tọ́lọ ọba subhanahu wa ta'ala bá sì sí lọ́nà kò sẹ́ni tí ó tọ́ sọ́nà o mo ń jẹ́ pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àfọ́lọ́wọ́ bá Allah nìkan ṣoṣo mo sì ń jẹ́ pé annabuwa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́hun bá ní pàápàá ìpáyà Ọlọ́hun bá ẹ sì gbọ́dọ̀ fàáyì sílẹ̀ àfikẹ́ jẹ́ mùsùlùmí o ẹ̀yọ́ mẹ́niyàn pátápátá ẹ páyà Olúwa yín tó dáyín látara ẹ̀mí kan ṣoṣo ẹ sì máa jọ́sìn fún ó dáyín látara ẹ̀mí kan látara ẹ̀mí yìí ló ti dá ẹnìkejì rẹ̀ náà ó wá dá lára àwọn méjèèjì àwọn ọkùnrin tó pọ̀ àtàwọn obìnrin tó pọ̀ ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala tẹ́ fi ń bẹ̀rẹ̀ yín láàrin ara yín àtòkùn ẹbí o ìdájúdájú Allahu Ọba subhanahu wa ta'ala alámòjútó ló jẹ́ lórí yín èyí olùgbàgbọ́ òdodo ẹpáyà Allahu Ọba ẹ máa sọ̀rọ̀ tó ṣe déédé tẹbá ń ṣe lé Allahu Ọba yóò máa bá yín tó àwọn sẹ́yìn ṣe yóò máa foríjì yín àwọn kùdìẹ̀kùdìẹ̀ yín ẹni tí bá ń tẹ̀lé tỌlọ́hun Ọba ìmọ̀nà nabi wa muhammad sallallahu alaihi wasallam ni èyí tí sí fi ń dájú nínú gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run bá ní èyí tí wọ́n fi ń burú jù nínú gbogbo alámàrí pátápátá àdádálẹ̀ ni gbogbo àdádálẹ̀ ànù ni o àwọn ẹni ànù inú náà wọ́n sí wà ibadallah ẹ jẹ́ àwọn ìmìlò láti gbà fọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala sí gbogbo gbà láàrín tí ọlọ́wọ́n bá láwọn wá ń tutù láàrín àwọn wa fún ìrìn tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala lọ́sàn lóru ní kọ̀rọ̀ àti ní gbangba ibadallah láti ṣe oríire ayé àtàlkìyàmà kìí ṣe e, bí nǹkan ṣe pọ̀ sí ìbádọ́lá ní pé á láti jọ ìrìn kankan ṣe ṣùgbọ́n èyí tèyàn ṣe bó ló ṣe dá sí ìbádọ́lá inú mẹ́wàá Dhul-Hijjah ìbádọ́lá tó bá ti di ọjọ́ kọkànlá òun nípòhùn ó dùn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ pé fasalli li rabbika wanhar so kírun fún Olúwa rẹ̀ bẹ́ẹ̀ sì ni kó sì dúnà bákan náà Ọlọ́run Ọba wa ta'ala sọ pé qul inna salati sọ fún wa pé irun mi wa nusuki àti nǹkan tí mo bá dú wa mahyaya àti sẹ̀mí mi wa mamati àti kú mi lillahi rabbil alamin tọ́lọ́wọ́ ọba ọba gbogbo àgbà ńlá ayé ni wọ ibadallah kawura wa nínú ayayi ṣerun wa sí tọ́lọ́wọ́ ọba nìkan ṣoṣo ni ṣe wa sí tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala nìkan ṣoṣo ni sí torí ọlọ́wọ́ ọba nìkan la ń dú fún ibadallah ẹni ma ń dúnà láti lè surprise rẹ̀ fáwọn èèyàn irú ẹni bẹ́ẹ̀ yẹn ń páyà fún pé ríyà tí ń wọ́sẹ̀ rẹ̀ kárí mi ti ń wọ́ ìbádàlá ẹwọ báwọn èèyàn ṣe máa ń kígbe nípa price ẹran lọ́dọọdún ọlọ́run ọba là ń dúkí ni kò yẹ yá èmi náà ti ẹ̀tí ra kán fọ́ndẹ̀rẹ̀ mú padà ríra kí gbogbo ayé lè mọ̀ pé 400 ní ẹran tó fẹ́ dúfọ́lọ́wọ́ bákaná ibadallah àìdúwọ́n nítorí àwọn ọmọ gbá fún àti pé torí ara mi nìkan àti ìyàwó mi àà ah, ah, ó tẹ̀ ṣe gbọ́ àmọ́ká àmọ́ mi mọ́ sojú kòkòrò kí ara ọ̀ torí Ọlọ́run bá nìkan fasalli li rabbika wanhar torí Ọlọ́run bá nìkan lèyàn fi ń dú ẹran ibadallah ẹ̀rẹ́ ẹni bá ti ń polówó price ẹran tó fẹ́ dúkì tẹ́lẹ̀ tó wà níyàn rẹ̀ ṣe ẹlúmíwá pọ́sẹ̀ imagine imagine buying this for 350 ìpé yóò yóò tí ìsà ń complain náà ni nípa tó fẹ́ dú fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ ma wá rú rẹ ni bẹ́ẹ̀ ọba ìwọ́ kan nínú àwọn owó ayé ni àbí fọ́ọ̀mù kan nínú àwọn fọ́ọ̀mù ayé ló fẹ́ yára bẹ́ ẹlìmọ́dì irú complain yìí Rabbul alamin lè rándúnà fún ibadallah àníyàn nǹkan aláwọ̀kọ́ ni ẹ tí yà ní bùkátà láti túnṣe bákaná ibadallah sunan nabi sallallahu alaihi wasallam ni ìjọsìn yìí ìjọsìn ni kádúnà fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bóòlẹ̀ islamu sí fọ́lọ́wọ́ ba

tó bá ti kúò islam ti kúò nìyẹn ọjọ́ tí ma bá ti sọ fún yàn pé ah kódà láti jọ yìí láti bí 10 years kódà yìí mọ̀ pé mùsùlùmí ni yín ah ó yẹ kẹ́ nìyẹn bọ́ sí kọ́ọ̀lọ̀ kan kó bẹ̀rẹ̀ sí sun àwọn àgbàrá ẹkún ó yẹ kó mọ̀ sun ni kódà àwọn mọ̀ pé mùsùlùmí ni yín láti jọ yìí ah láti 10 years àní pé ojoojúmọ́sọ̀ làwọn máa ń ríra kò sì mọ̀ pé ibadallah identity islam yóò ṣe yọkó nù láìfù mùsùlùmí tí yẹn bá ti yọkó ti yọ islam kó ibadallah sunna nabi sallallahu alaihi wasallam ní kápá yana sunnatun mu'akkada sunna tó kápá so sunna tó kápá ni àmẹ́ni tó bá ní kápá ṣe tó bá ní kápá tí nǹkan dílẹ̀ tí nǹkan wà lọ́wọ́ rẹ̀ dáadáa so ipé kódà kí wọ́n pè é ní tírípù eye tí wọ́n ń sọ yẹn kò ní ní lára gára àti ara irú ẹni bẹ́ẹ̀ ọ̀ranyàn ni fún wọn irú ẹni bẹ́ẹ̀ ọ̀ranyàn ni fún annabi sallallahu alaihi wasallam sannabi sọ pé idha dakhala al mẹ́wàá dhul hijja ti wọlé wa arada ahadukum an yudahi so ẹnikẹ́nu yí ó sì gbá lélò láti dúnà fala yamassa min sha'rihi wala azfarihi shay'a ẹgbẹ́ kó má mú nínú oorun rẹ̀ àbí nínú ìkánná ẹ̀rìkẹ́kà anábi ni wa arada an yudahi ó sì gbá lélò láti dúnà so ẹlòmí lè má gbá lélò láti dúnà ṣùgbọ́n tó bá tí nǹkan wà ńlẹ̀ ọ̀ràn yẹn ni o bóò ní kó ṣe wà ńlẹ̀ tó wà fi súnnà islamu lẹ̀ ibadallah ọdún kejì lẹ́yìn gbàtà nabi sallallahu alaihi wasallam ṣe hijira so ní wọ́n ṣe ní òfin fún nabi sallallahu alaihi wasallam láti máa dúnà ní ìtẹ̀lé súnnà babalababa wa nabi

ahabba ilallah tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jùlọ min ihraqi dam ju pé kó ta ẹ̀jẹ̀ ẹran sílẹ̀ lọ nítorí ọlọ́wọ́ bá ní fún ọlọ́wọ́ bá wa innahu la yu'ta yawma al-qiyamati bi quruniha àwọn ìwọ ẹran yẹn mú alójọ gbẹ́ndẹ̀ wa sha'ariha àwọn ọrùn wọn wa adhlafiha àtàwọn pátákó wọn وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع بالأرض النبي صلى الله عليه وسلم sọ pé ẹ̀jẹ̀ ara yẹn yóò ti ta sọ́dọ̀ Ọlọ́run Ọba téèyàn bá ti ń dù báyìí tó báyìí pé torí Ọlọ́run ni o béèyàn bá sì ń dù báyìí Ànábì sallallahu alaihi ní sọ nínú hadithi tó lálàáfíà yìí Ànábì ní wa inna dam sẹ́rẹ́jẹ̀ ẹran bí makan yóò ti ta sọ́dọ̀ ọlọ́run ọba láyé kan kọbílá àyẹ́kùn àbìlá àrùn síwájú kó tó kanlẹ̀ tó bá yẹ pé torí ọlọ́run ọba lè yán dún ní o tí è ṣe pé torí káyé bá fi ma gba hybrid lè mìíra wọ́n po àwọn ẹran oríṣiríṣi papọ̀ bí erin lórí gba hybrid ni gbogbo yẹn ẹ máa wò ẹ máa ya fọ́tò pẹ̀lú àbí ọya ma wá ya ma wá tànká in tó fẹ́ dú fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bí yàn bá fẹ́ ṣe dáadáa fún ọ ìwọ ọmọ èèyàn bí yàn bá fẹ́ ṣe dáadáa fún ọ ó ti wá snap rẹ̀ ó ti wá gbé sórí facebook ó ti gbé sórí gbogbo ayẹ́ Abdullahi ó gbá kìíní lọ́la ah, Abdullahi àdírẹ́sì rẹ̀ ní lọ́la gbogbo ayé ti wá mọ̀ gbogbo ayé ló ti sọ fún ó wá gbé fún ọ dákun ìwọ gẹ́gẹ́ bí ọmọ èèyàn kí ló sọ ẹ̀dàkùn ẹ̀dìkan yìí ó wá fẹ́ dùn kan fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ti fọ́lọ́wọ́ bá ṣe fàárí níwájú gbogbo ayé ibáraláà tí yàn bá fẹ́ wá dùn kí yàn mójútó àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú rẹ̀ so nínú rẹ̀ ibadallah òun náà ni wípé ẹni tó bá fẹ́ dúnà so kó mọ̀ pé ó ní èyí ọdún tó wọlé yá gẹ́bà àwọn èèyàn sí ma ń sọ pé wọlé yá ó sì ní irú ẹran tó wọlé yá ibadallah Allah subhanahu wa ta'ala sọ pé wàlìkúlì ummatin gbogbo al'umma ja'alna mansakan láfúnni ojú ọ̀nà àbí láfúnni tí ó ma fi jọ́sìn fún Ọlọ́run Ọba liyadhkuru ismallah kama fi lè máa dákọ ókọ Ọlọ́run Ọba gbogbo al'umma láfúnni bí wọ́n ṣe máa dúnra fọ́lọ́run Ọba bí wọ́n ṣe máa payana fún Ọlọ́run Ọba kálàbà lè máa dákọ Ọlọ́run Ọba ala ma kan máa dákọ Ọlọ́run ọba lórí àwọn nǹkan tọ́lọ́run bá pèsè fún wa min bahimatil an'am nínú àwọn bahimatul an'am so àwọn bahimatul an'am àwọn náà ni rankumi agbo so màlú àtẹ̀rà ibadallah àwọn nǹkan wọlé yá so rankumi láìsí ikhtilaf láìsí àpẹnu rárá ti ara gbogbo nǹkan yóò kún ẹ̀sìn ló ń wáká kí ló ń wáká torí Ọlọ́run Ọba so yí tẹ́nu kó tí ó sí àpá rárá ti ara ń bẹ̀ rankumi màlú àgbò àwọn ẹran tó bá wá jẹ́ rankumi ó ti gbọ́dọ̀ pọ́dún márùn so tó bá jẹ́ àgbò so tó bá jẹ́ rankumi ó ti gbọ́dọ̀ pé ọdún márùn tó bá jẹ́ àgbò ó ti gbọ́dọ̀ pé a oṣù mẹ́fà tó bá jẹ́ ẹran ó ti gbọ́dọ̀ pọ́dún kan tó bá sì jẹ́ màálù ó ti bọ́lọ̀ pé ọdún méjì Ibadallah àwọn eléyìí ó ṣe pàtàkì gan nínú àwọn nǹkan tí èyàn bá fẹ́ dú fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kí èyàn sì rí dájú pé ní tèyàn fẹ́ dú fún Ọlọ́run Ọba so kó jìnà sáwọn bẹ́yàn bá fẹ́ bùn ọ̀nà nǹkan èyàn fẹ́ bùn ọ̀nà gẹ́gẹ́ bí ọmọ èyàn síra èyàn eléyìn èyàn bùn Ọlọ́run èyàn bùn Ọlọ́run o èyí tọ́lọ̀ ta jẹ́rú so bọ̀tí àmá ti àáfẹ́ bú yẹn kẹ inú ọmọ èèyàn ó wá gbé ọ̀kadà ẹlẹ́sẹ̀ kan wá àbí wọ́n sẹ̀ tí ni àdánwò ló wá gbé wáyìí ó ti ẹ̀mọ́ fún mi kankan kí máa rìn mígá sí kò fẹ́ pé ibadallah Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ pé lan yanala Allaha luhumuha ẹ̀jẹ̀ rẹ̀ oní Ọlọ́run Ọba òwe sí ọba mújẹmújẹ so ẹ̀jẹ̀ rẹ̀ kò ní ríci Ọlọ́run Ọba ní ríci tó yẹ pé Ọlọ́run Ọba wá ní bùkátà sí ara so ẹran rẹ̀ oní ọlọ́wọ́ bó ní bukata sí wala dima'uha ọlọ́wọ́ bó ní díẹ̀ rẹ̀ walakin yanaluhu taqwa minkum ìpáyà ọlọ́wọ́ bá látọ̀dọ̀ yín ní ó dọ́dọ̀ ọlọ́wọ́ bá ìpáyà ọlọ́wọ́ bá tí a fi ń dù bákan náà ibadallah ó tọ́ pé in tó jẹ́ ránkúmí wọ́n lè jọ kó wọ́pọ̀ mẹ́ ibadallah so tí ó sì gbọ́dọ̀ ju méje lọ so méje torí pé ẹyọ̀kan nínú méje rankumi ló máa ń ikọ̀ sí agbòkan ìdí tó fi jẹ́ ẹyọ̀kan nínú méje ni ẹun so èyí tó kéré jù èyí tó kéré jù nínú rankumi to lè tó tó lè tó àgbò nínú ìdájọ́ Ọlọ́run Ọba in tó kéré jù tó lè tó àgbò nínú ìdájọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala òun náà ni ẹyọ kanú méje in tó kéré jù tó lè tó àgbò nìyàn so tó bá ti wá lẹ́sì sí so tó bá ti wá lẹ́sì sí ó túnmọ̀ pé kò tó àgbò kò tó tí ò bá sì ti tó àgbò tí ò tó kò wọlé yà so tó fi ṣe pé kò gbọ́dọ̀ lẹ́sí ẹyọ kan nínú méje nìyẹn gbogbo tí ó bá ṣe jẹ́ gbogbo àníyàn táwọn tán du àníyàn tí ó bá wà lẹ́yìn rẹ̀ kìí sàníyàn ní pọ́pọ́sí pé kò gbọ́dọ̀ ju ẹyọ kan nínú méje lọ ìdí ni pé ẹyọ kan nínú méje òun ló máa ń tó pé ó ké in tó tó bóyá ẹran tó kéré jù tó wọlé ya ní nínú òfin Ọlọ́run bá o nínú òfin Ọlọ́run bá kìí ṣe nínú lákàá ọmọ èèyàn kìí ṣe pé àníyàn tí a fi ń du ni pé a ní pé ló wádọ́ gbọ́dọ̀ pé méje ara ìbáraláà kàmójútó ilé yóò so tí ẹ bá ní àwọn òdúnran léyà tó òun kẹfẹ́ ìgbà àbí àà ní pé ẹni yìí òun tí ẹ̀ nídẹ̀ ó kẹfẹ́ kó ọpọ̀ ní ara ọ̀ ẹyọ kẹnu méje náà ló kéré jù tó lè satisfy condition pé nǹkan tó wọlé ya nínú rankumi àti nínú màlú gbogbo tí ó bá jẹ́ àníyàn ẹgbẹ́ àníyàn pé ẹ̀hún o kéèsùn lòun àníyàn tó ń ní kó tó ń fẹ́ fi parí yá kọ́ òun ti lẹ́ran tí ẹ̀ lọ́tọ̀ ó kàn fẹ́ bá yín ṣẹ́nu mọ̀lú kò bá fi tó lójọ rẹ̀ ni ara o tẹ́yọ kán nínú méje ló kéré jù tó lè tó in tó list jù tó lè wọlé ya ibadallah kíyàn wá páyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bóòlè yíò sí ma ń páyà Ọlọ́run Ọba tí a bá fẹ́ dúnà so bóòlè yíò sí ma ń páyà Ọlọ́run Ọba ìpáyà Ọlọ́run Ọba òun náà ni pé kíyàn máa tẹ̀lé ìmálẹ̀ Ọlọ́run Ọba kíyàn máa tẹ̀lé t'Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ lẹ́ni tí ń rán ká orí Ọlọ́run Ọba tí sì ń sá fún ìjìyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ìtàn pè ní ìpáyà Ọlọ́run Ọba ni bóòlì a sá máa ń ṣẹlẹ̀ níbi léyà ìmálẹ̀ Ọlọ́run làwọn nǹkan tán sọ anábi ní dùn kabai dùn kabai dùn kabai nǹkan náà ni ó dùn anábi ní àsìkò báyìí àsìkò báyìí àsìkò báyìí ní kó dù àsìkò ẹ̀nà ní kó dù ìbáraláà ìgbà tí a máa ń dúnra léyá lẹ́yìn ìgbà tí ìmáàmù bá ti dú ti ẹ̀ ní o so lẹ́yìn ìgbà tí ìmáàmù bá ti dú ti ẹ̀ tó bá ti kírun tán tó bá ti kírun ìdì tán tí ìmáàmù àwọn mùsùlùmí bá ti dú ti ẹ̀ gbogbo anáà lásì máa ìmáàmù mùsùlùmí nílẹ̀ yìí ibadallah so yẹn lè dú tí ẹ̀wọ̀n ibadallah so yẹn lè dú so bákan náà ibadallah nínú àwọn nǹkan tó yẹ kámà òun náà ni wípé àbí nínú àwọn abẹ́rẹ̀ tó máa ń jẹ wá lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà òun náà ni pé àmọ́ nílé méjì sẹ́ra méjì ní ni ara ọ̀ so ìtẹ́yàn fi máa ń máa òun náà ni náfàkọ̀ ta ní náwó lórí ilé yẹn tó ẹ́sí pé wọ́n náà ló ń náwó lórí ilé méjèèjì ẹran náà ni so tí wọ́n náà ní bá lè lé méjèèjì ẹran kan náà ni tí ma wò pé kò ní tó àmẹ́yí tó jẹ́ tó jẹ́ pé tí ẹ bá fẹ́ ṣe súnnà ní tó ṣe pé ókè ní tó jẹ́ ka sọ́ra kásì mójútó àwọn àwọn súnnà annabi sallallahu alaihi wasallam nínú àwọn àsìkò yìí àtàwọn nǹkan tí ó jẹ́ kí ẹ̀san wa kó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba nínú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú bá ṣe máa kínú fún Ọlọ́run Ọba subhanahu wa kí gbogbo wa ká so annabi sallallahu alaihi wasallam so annabi sọ pé ìdí wa ni o so kódà annabi sallallahu alaihi wasallam ma ń sọ débi pé àwọn obìnrin tí wọ́n ń ṣe haidọ̀ gan káwọn náà jáde so annabi wa ni ya'tazilna alhuyadul musalla so káwọn àwọn tí wọ́n ń ṣe haidọ̀ káwọn káwọn kan kí a bàbàrà ọdún wa ẹ ma rí mùsùlùmí yóò ma sọ pé ah, àwọn ìwá no I only come home in December December January ìgbà tí ma ń wálé December January ọdún wo ló ń ṣe ń gbà yẹn o lọ́dún kankan gbà yẹn so ìgbà yìí gangan lọ́dún mùsùlùmí ìbádọ́láwà ìgbà yìí láàmà bó ṣe bàbàrà ń tọ́lọ́wọ́ bá bàbàrà sí ìbádọ́lá ẹ wò ẹ wò bọ́nà wọ́n bá ṣe bàbàrà ọdún yìí sí ọlọ́wọ́ bá máa ń fi àwọn èèyàn yẹn gan níwájú àwọn màláíkà nífà àbí lọ́dọ̀ àwọn màláíkà àbí pẹ̀lú àwọn màláíkà tó wà lọ́dọ̀ ọlọ́wọ́ bá sọlọ́wọ́ bá máa ń fa àwọn èèyàn yẹn gan ìbádọ́lọ́ in tó náà bá bàbàrà báwọn àsìkò yìí ṣe lágbára tó yìí kí ah, and I can go for December I don't I don't joke with my time ah la hawla wala quwwata illa billah ibadallah a ní bùkátà láti rẹ̀ra wọn lásọ́rọ̀ ọba o barakallahu li wa lakum fil qur'an al-karim wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayati wa dhikri al-hakim aqulu qawli hadha <coughs> astaghfirullah الحمد لله وكفى والصلاة والسلام على نبي المصطفى وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين عباد الله tomorrow is the day of Arafah so tomorrow is the day of Arafah, the ninth of Dhul Hijjah. So Allah subhanahu wa ta'ala has really made this day one of the days that slaves can come to Allah subhanahu wa ta'ala. They can repent back to Allah subhanahu wa ta'ala. They can make dua to Allah subhanahu wa ta'ala and Allah subhanahu wa ta'ala will answer it. Al-Imam ibn Abd al-Barr rahimahullah ta'ala said in At-Tamheed that all of the dua all of the dua on the day of Arafah all of it is accepted. All of the dua on the day of Arafah as long as it is in line with what Allah subhanahu wa ta'ala and his messenger say. all of it is accepted also ibad allah the prophet sallallahu alayhi wa sallam said فيما رواه مسلم that siyamu yawmi arafa the fasting of the day of arafa ahtasibu ala Allah I hope with Allah أن يكفر السنة التي قبلها والسنة التي بعدها So the fasting of the day of Arafah will expiate two years. The fasting of the day of Arafah will expiate two years. All the sins in those years. If a person fasts one day for Allah, for Allah, following Allah, seeking the pleasure of Allah, it will erase the sins of two years. About Allah. The Prophet sallallahu alayhi wa sallam said, فيما رواه مسلم ما من يوم there is no day أكثر من أن يعتق الله فيه عبدا من النار that Allah releases people from hellfire there is no day that Allah releases people more from hellfire من يوم عرفة more than the day of Arafah وَإِنَّهُ لَيَدْنُ Allah comes closer to the slave on that day. Allah comes closer to hear whatever you want to ask on the day of Arafah. Whatever you want to ask from Allah subhanahu wa ta'ala. Let us see how sincere you are. And that thing you want. Are you going to fast for it on the day of Arafah? And beg Allah subhanahu wa ta'ala for it. The Prophet sallallahu alayhi wa sallam says, وَإِنَّهُ لَيَدْنُ Allah, Allah gets closer on the day of Arafah. ثم يباهي بهم الملائكة then Allah boasts with his slaves that are, that, that are worshiping him on the day of Arafah Allah boasts with those people to the malaika فيقول ما, ما أراد هؤلاء then Allah will say what, what do those people want what do they want in another narration في غير مسلمين when Allah subhanahu wa ta'ala asks what do those people want say they want your forgiveness oh Allah they want this and this Allah will say I've given them whatever they want Ibad Allah this is a great day and the Prophet sallallahu alaihi wasallam while he was telling us about Ya Arafah the Prophet sallallahu alaihi wasallam knows that it, will, it might fall on a Friday or a Saturday and yet the Prophet did not say why saying this that when it's fall on Saturday don't fast it when it's fall on Friday don't fast it because al-ayyamu tadur the day changes so whatever day it falls it is yawm arafah and we should fast it اللهم آت نفوسنا تقواها وزكي أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أمنا في أوطاننا اللهم انصر ولاة أمورنا اللهم اهديهم إلى البر والتقوى اللهم ارزقهم بطانة صالحة اللهم لا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز إخواننا المستضعفين اللهم يا الله ارفع عنهم الظل يا رب العالمين اللهم احقن دماء المسلمين اللهم زلزل الكفار أجمعين اللهم يا رب العالمين لا رب لنا سواك يا الله اللهم تب علينا يا الله اللهم وفقنا لمرضاتك يوم عرفة اللهم وفقنا لمرضاتك يوم عرفة اللهم تب علينا يا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم يرحمكم الله